إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدقف الله سبحانه وتعالى tí ó tọ́ wa sọ́nà òdodo ojú ọ̀nà Islam ojú ọ̀nà tó ṣe pé òun nìkan náà ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò gbà lọ́wọ́ wa gbogbo ẹni tó bá sì wá bá Ọlọ́run Ọba pẹ̀lú nǹkan mí tó yàtọ̀ sí Islam Ọlọ́run Ọba subhanahu títí tí ayé ò ní fi jáyé mọ́ a tẹ̀síwájú lórí àwọn oríṣiríṣi àlàyé tí a ń bá lọ nípa kí ni ẹ̀sìn islam gangan fúnra rẹ̀ kí ni jẹ́ islam níbi ìjòkó tó síwájú àti sàlàyé fúnra wa kí ni dí tí ọlọ́wọ́ bá fi dá ìdá gangan fúnra rẹ̀ sí ayé yìí kan bẹ lásán ni láì túnmọ̀ fún láì pàtó fún láìsídìí kankan níbi dídá rẹ̀ sọmọ̀yàn náà kan bẹ lásán ni a kan sẹsẹ̀ mí ni a ti jẹ́ kó yẹ wa pé eléyìí ìròrí tí ó bá mú ní ìròrí tí máa jẹ́ kíyàn má ní ìdí tó fi ń sẹ̀mí gangan ni yóò kàn wá wá ìdí kan hun fúnra rẹ̀ ni àbí ìròrí tó máa jẹ́ kíyàn sàṣe níbi kí èyàn gbàgbọ́ ní pé Ọlọ́run ọba ò dá èyí lásán ò Ọlọ́run ọba ò kàn dá fẹ́rẹ́ bẹ́sìn Ọlọ́run ọba ò dá àwọn ọmọ èèyàn náà nítorí eré ó ní ìdí tọ́lọ́run ọba fi dá wa a sì fi dá wa fi ìjọsìn káwá fi rìnlẹ̀ fọ́lọ́run ọba ìtọ́lọ́run ọba torí ni kò wá sí bá ṣe ma bá ṣe jọ́sìn fọ́lọ́run ọba àyàfi kọ́lọ́run ọba gangan fúnra rẹ̀ kó níbi tí làákàyà ọmọ èèyàn tó kúrú dé tó sì ń rò pé tó ń gbàtànjẹ pẹ̀lú ara rẹ̀ ẹgbẹ́ òun ti làákàí òun ti dé báyìí ó sì débi báyìí àtúnmọ́ bá sì jọ́sí fọ́lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbàtí wọn ò ráwọn òjíṣẹ́ àbí táwọn òjíṣẹ́ tí wọn ò wá láwọn àgbà àwọn àgbà kan nígbàtọ́lọ́wọ́ bá tó fi ọmọ èèyàn rẹ̀ pẹ̀lú làákàí rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bọ àwọn igi wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ àwọn òkúta ọmọ èèyàn sì wá ìdí kan láti máa fi bọ́ eléyìí fi yé wa bílá káyọ mẹ́yẹ bó ṣe kúrú tó ìdínú tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi ránwò jíṣẹ́ wa tó fi ránwò jíṣẹ́ thumma arsalna rusulana tatra in tọ́lọ́wọ́ bá wínú alkùránì ni lẹ́yìn náà a wá rán àwọn òjíṣẹ́ wa ní ìtẹ̀lé ń tẹ̀lé tí wọ́n ń tẹ̀lé ra wọ́n tẹ̀lé ra bá bá ṣe rán òjíṣẹ́ kan látún rán mi náà àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá wọ́n sàlàyé bóò láti jọ́sí fọ́lọ́ọ̀bá gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bá pátápátá gbogbo wọn in tó wọ́n sì mú wá náà ní ẹ̀sìn Islam in tí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run bá in tó mú wá ní ẹ̀sìn Yahudi àwọn Jíù àtàwọn Nasara àwọn Christian tó bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo náà láàmà gbọ́ ní pé àwọn ẹ̀sìn Ibrahima mẹ́ta pé àwọn ẹ̀sìn Ibrahima ni ẹ̀sìn àwọn christian ẹ̀sìn àwọn jew so gbogbo eléyìí àwọn nǹkan tí ó bá láàká ìgbà mú ni torí pé bó ní ẹni tẹ́ sọ pé ó jọmọ ọlọ́run tẹ́ ń parọ́ mọ́ Ọlọ́run Ọba buhtanan wa zura ní ìhun irọ́ àti ilẹ̀kọ́ rọ́mẹ́yà so ẹni tó síwá síwájú ẹni yẹn lẹ́lọ fi ẹ̀sìn yẹn ti sí so oríṣiríṣi ọ̀rọ̀ láàmà gbọ́ pé àwọn ẹ̀sìn sánmà mẹ́ta islamu jew àti christian so láti máa gbọ́ lẹ́nu àwọn oríṣiríṣi àwọn èèyàn kódà ẹlòmí ó dé fìlà yóò wé láwà ní yóò sì máa sọ fún yín pé àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló lálàáfíà ṣé irú ẹni báyìí ló nímọ̀ ni àbọ́lọ́wọ́ ọba antum a'lamu amillah so in tọ́nà ọba subhanahu wa ta'ala ń bí àwọn yahudi àtàwọn nasarar nù Qur'an náà ni ṣe a an tún a'alamu amilla ṣẹ́yìn ilẹ̀ níma ni àbálọ̀ àbálọ̀ níma ìwọ tọ́nà ọba subhanahu ni kìí ṣe christian walakin kana hanifan hanifa olùmọ́lọ́wọ́ balẹ̀ ọkọ̀ soso musulima ẹni tó jẹ́ musulmi ni wa ma kana min al-mushrikin anabi ibrahim kò sínú àwọn ẹlẹ́bọ̀ anabi ibrahim alayhi salam kò sínú àwọn olùsẹ́bọ̀ lẹ́yìn bàtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ ilé tó fa anabi rẹ̀ mọ́ ẹ̀sìn ọlọ́mọba bá ẹ má fi ti sọ́dọ̀ annabi ọlọ́mọba tó ṣe ẹ̀sìn islam lódodo ọlọ́mọba wá tó wọ́n tẹ̀síwájú pé iná awla an-nasi bi ibrahim lalladhina ittaba'uhu lalladhina ittaba'uhu so ẹlẹ́ wọn suratu Ali Imran aya 67 àti 68 sọ́lọ́wọ́ bá ní inna awla an-nasi bi Ibrahim àwọn tí wọ́n lẹ́tọ̀ jù sánàbí Ibrahim àwọn tí wọ́n lẹ́tọ̀ láti máa pèpé annabi Ibrahim annabi wani o annabi Ibrahim là ń tẹ̀lé o lalladhina taba'uhu àwọn ni àwọn tí wọ́n tẹ̀lé ọlọ́wọ́ bọ̀ tún wá dún ọlọ́wọ́ bá ní wa hadha an òun àti annabi yìí náà àwọn tó tẹ̀lé annabi ibrahim àti annabi walladhina amanu àtàwọn tó gbàgbọ́ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sannabi ibrahim kẹsí pé àká ma sọ pé ibrahimic religion àbáwọn ẹ̀sìn sẹ́mà mẹ́ta gbogbo léyìí gbogbo ẹnu ẹni tàbá àti gbogbo ẹni tí ìbá àti ma ma pé so ọlọ́wọ́ bá ń àṣọ́tọ̀ Baqara ayàtí mo kàlára rẹ̀ fún alẹ́kan ọlọ́run bá ní am taquluna inna ibrahima wa isma'ila wa ishaqa wa ishaqa wa yaquba wal asbata kanu hudan aw nasara قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون أبو قدر الله بانسا الله باني أم تقولون إن إبراهيم سيئنسا إن صورة البقرة آية 140 الله باتتين صيلين الله باني أم تقولون إن إبراهيم سيئنسا قوي إبراهيم وإسماعيل أتي إسماعيل وإسحاق أتي إسحاق ويعقوب أتي يعقوب أو النبي الله بن يوم والأسباط أتي أوانا تاوان يهودي تجادي تي النبي يوسف النبي موسى النبي عيسى gbogbo àwọn ọ̀nà yìí àwọn ni asbab ṣé ń sọ pé kánú húdán aw nasara ṣé ń sọ pé yahudi ni wọ́n ni àbí nasara ẹ̀ ń sọ pé christian ni wọ́n ni àbí jew ọlọ́wọ́n ni kúl a antum a'lamu amillah ṣé ilẹ̀ nímọ̀ jù ní àbọ́lọ́wọ́ bá ló nímọ̀ jù ṣé ẹ̀yin lẹ nímọ̀ jù nípa bọ́n ṣe jẹ́ ni àbọ́lọ́wọ́ bá ló nímọ̀ jù ọlọ́wọ́ ni wa man azlamu mimman katama shahadatan indahu min Allah tàlẹni tó jẹ́ alábòsí tó ẹni tó ṣe pé in tó jẹ́ òdodo ìjẹ́rí òdodo ó sì fi pamá so lọ́dọ̀ Ọlọ́run Ọba tàlẹni tó jẹ́ alábòsí lọ́dọ̀ Ọlọ́run Ọba tó ẹni yìí ìjẹ́rí òdodo pé àwọn tó jẹ́ mùsùlùmí láwọn tí ni àwọn a ah, musulmi àwọn annabi ọlọ́wọ́ bá yíò wọ́n yí ṣe yahudi bẹ́ẹ̀ ni wọ́n yí ṣe christian wọ́n yí ṣe nasọ́rọ̀ so ọlọ́wọ́ bá ń sọ báyìí wọ́n ni wama Allahu bi ghafilin amma ta'malun ọlọ́wọ́ bó sàìmà àwọn nǹkan tẹ́ ń ṣe o àwọn ọlọ́tẹ̀ ń pamọ́ ọlọ́wọ́ bó sàìmà ń parẹ́ o so kò bá kò bá mú kó ṣe pé ni tí ó tó jẹ́ tó ń pè láfẹ́ẹ̀sìn ni yóò máa ríru rẹ̀ tóun náà máa lọ sí chọ́ọ̀chì àbí tí ó máa lọ sí sínágọ́gì tóun náà lọ máa tí ó lọ máa fi ìjọsìn wọ́n lẹ́mí nabi sallallahu alaihi wasallam o àníra nabi kó ṣe so ṣùgbọ́n in ta fi ń ni ṣe mọ̀ pé àwòrán tí wọ́n yà fẹ́lò míì pé àwòrán islam ni pé àwòrán ẹ̀sìn tó gba gbogbo gbàkúgbà wọlé àwòrán tán yà fẹ́lò míì nìyẹn àwòrán ẹ̀sìn tó gba gbogbo gbàkúgbà wọlé so irú islam tẹ́lò míì náà sí ń ṣe nìyẹn pé christian ọmọ jew ọmọ ya wa ni àwọn ọlọ́sùn abọ́gibọ̀pẹ̀ àwọn abọ̀wòlí náà ọmọ gbogbo wọn gbogbo lè yóò tọ́ ogbele intayen fi ní bùkátà sí intayen fi ní bùkátà sí láti ma kí ní islam gangan tí yíó ṣe tí yíó ní déwájú ọlọ́wọ́ bá máa jẹ káàbá máa walau tara idh ya'addu adh-dhalimu ala yadayhi ọlọ́wọ́ bá ń sọ lójọ́ ọgbẹ́ndé pé àwọn èèyàn kan wó jẹ káàbá máa ah! so in tó yẹ kíyàn fi mọ̀ nìyàn kí ni islam tí kí ni islamu tí àwọn sọ̀hábà nábi ṣe kí ni islamu tí àwọn ẹni síwájú dáadáa tí wọ́n ṣe kí ni islamu tó yẹ kíyàn gangan náà kí ló yẹ kíyàn ṣe so tíyàn bá ti mẹ́lẹ̀ yóò jẹ́ kíyàn máa pẹ gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tíyàn máa ń gbọ́ lórí rédíò ni lẹ́nu ẹlòmíì ni ẹnu tí lára ẹni tí ń wá bí ó ṣe fàwọn ni torí intẹ́sìn ọlọ́run bá tún dì àwọn ẹ̀yẹ́ rẹ̀ àwọn bàbá òun bàbá àwọn ẹni ẹlẹ́ni ká fi wọ́n pawó ká kó wọn jọ ká má sọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ó tó bá tó bá tó rọ̀ tó rọrùn fún wọn kí ẹ má sọ fún wọn kò bá ṣe pé kò bẹ́sìn mu pé àánú kírísítẹ̀n náà àwọn náà olùgbàgbọ́ ni wọ́n so gbogbo oríṣiríṣi nǹkan báyìí lè yíò mọ̀ gbọ́lá òjò wa tó sì ṣe pé ẹni tó bá ní ní àdìsọ́kẹ̀ nípa àwọn christian yìí àbáwọn ẹlùsẹ́bọ̀ míì náà pé à mùsùlùmí làwọn náà à irọ́ níbẹ̀ di kèfèrí o à ní parọ́ fún àwọ̀ torí ìpé ọlọ́wọ́n bá ló pọ̀rọ̀ ni o nígbà tó ọlọ́wọ́n bá ní kèfèrí làwọn èèyàn tí wọ́n ní mùsùlùmí ni wọ́n àwọn pọ̀ ọlọ́wọ́n bá ní ọlọ́ nìyẹn ọlọ́wọ́n bá ní kèfèrí làwọn èèyàn kan ìwọ sì ń sọ pé mùsùlùmí ni wọ́n ọlọ́wọ́n bá sọ láìmọye láìmọye in tó lé ní àyè 50 nínú Kùránì pé a ní kèfèrí làwọn ẹni kèfèrí làwọn ẹni kèfèrí làwọn ẹni ìwọ ń sọ pé mùsùlùmí ni wọ́n irọ́ níbẹ̀ ò di kèfèrí o a ní parọ́ tara wa ẹni tó bá ti bá ń gbà tó ní láti sọ́kàn pé àánú ẹmá kọ̀ndẹ́mù ẹ̀sìn kankan o ń kálukú ló ní tí fi ń wáyọ̀ náà ọlọ́wọ́ bá a kí orin báyìí kó sọ́ra fún irú àwọn ọ̀rọ̀ ni àwọn ọ̀rọ̀ tó burú jáì ni torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni anábi sallallahu alaihi wasallam lára àwọn ẹ̀rí tàtò fi mọ̀ pé ẹ̀sìn islamu lẹ́sìn tí gbogbo àwọn annabi ọlọ́wọ́ bá ṣe ẹ̀sìn islamu lẹ́sìn tí gbogbo àwọn annabi ọlọ́wọ́ bá tí wọ́n ṣe nígbàtí òjíṣẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá gbé ìdílé lójíṣẹ́ a rí pé anábi anábi tí wọ́n bá wọn kanáà tí wọ́n ń bọ àwọn anábi ọlọ́wọ́ bá àtàwọn tán sọ pé anábi ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bá lọ́mọ àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ àwọn jíò àtàwọn christian anábi bá wọn méjèèjì náà láyé ìbátá anábi bá wọn láyé anábi ò sọ fún wọn pé a intan se ìdá ẹ ma se lọ káwa náà ma se lọ méjèèjì náà ló dáa ara o bí kìí ṣe pé anábi sallallahu alaihi wasallam ẹ ma bọ́ àdísà anábi anábi ni ma min yahudiyin kò sẹ́nìkan tó jẹ́ yahudi tó jẹ́ jew wala nasraniyin abẹ́nìkan tó jẹ́ christian sami'a bima ji'tu bi tó gbọ́ nǹkan tí wọ́n torí ẹgbẹ́ mi dìde tí wọ́n torí ẹgbẹ́ mi annabi sallallahu alaihi wasallam dìde ẹwọ́n tán nabi sallallahu alaihi wasallam sọ so ní pé à yẹ̀húdí kan ni nasọ́rọ̀ ni tó wá gbọ́n tí wọ́n gbé mi dìde tó wá lóhun ò nígbà annabi àwọn lárúbáwá lélẹ́yìn annabi ti wà lọ́wọ́ bá rán sí wáyìí annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá rán sí gbogbo ayé pátápátá ni islamu sí niyà islamu táwọn annabi ọlọ́wọ́ bá tán pípẹ̀ sí annabi muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ bá rán kó wá parí gbogbo ẹ̀ ó sì wá jẹ́ ìgbẹ̀yìn fáwọn òjíṣẹ́ ó sì jẹ́ pé gbogbo àwọn tí ó bá wá tí wọ́n bá fẹ́ máa gbàgbọ́ annabi na mọ́rọ̀ tẹ̀lé sallallahu alaihi wasallam kódà yàtọ̀ sí pé ẹ̀sìn islam yìí yàtọ̀ sí pé òun ni ẹ̀sìn tí gbogbo àwọn annabi ọlọ́wọ́ bá tí wọ́n ṣe àwọn annabi ọlọ́wọ́ bá so ṣẹ́ẹ̀sì rí ibi kéèyàn dún ní mọ́ islam òdodo òun làwọn mọ̀ yẹn náà fi so ibi tẹ́yàn kíyàn náà kó ṣe islam òdodo ẹ máa wọ́rẹ́ ni tó ṣe pé irú islam tó ń ẹ̀sìn tó gba gbogbo rọ̀tírọ́tì islam version islam tó ń ṣe nìyẹn pé gbogbo ẹ̀sìn ni islam gbà wọlé so irú ẹni bẹ́ẹ̀ yóò tún lọ chọ́ọ̀chì àbí kó mọ́rí táwọn christian ṣe kó mọ́rí sáburú min fawqihin وتنشق الأرض وتخر الجبال هدا اللهم بني سما في يا ya ma wọn lókè ilẹ̀ sì fẹ́ fàya ma wọn lábẹ́ àwọn òkè wọ́n sì fẹ́ fọ́ yankanyankan kí ni ìdí tẹ́lẹ̀ ìfisẹ́lẹ̀ an da'u lirrahmani walada Allahu akbar ọlọ́wọ́ bá ní gbogbo tí ó fẹ́ bàjẹ́ yìí kìí ṣe nítorí nǹkankan an da'u lirrahmani walada ìdí ni pé wọ́n lọ́lọ́wọ́ bá ní ọmọ

wọ́n ní ọlọ́wọ́ bá ní ọmọ wa ma yanbaghi lirrahmani an yattakhidha walada ọlọ́wọ́ ní ọlọ́wọ́ bó kò lè mú ọmọ ọlọ́wọ́ bó lè mú ọmọ ọlọ́wọ́ bó ní bùkátà sí àwọn ẹ̀sìn sánmà mẹ́tẹ̀ta èyàn parọ́ mọ́ Ọlọ́run Ọba ni o a antum a'lamu amillah ṣe wọ́n ló nímà ní àbọ́ Ọlọ́run Ọba ló in tọ́lọ́run Ọba ò so láti sẹ́mẹ̀ ló ń sọ pọ́lọ́run Ọba sọ̀kalẹ̀ Ọlọ́run Ọba sọ nínú suratu Ali Imran aya 151 Ọlọ́run Ọba ni sanulqi fi qulubi alladhina سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين ربنا سنلقي في قلوب الذين كفروا الرعب أكبسوك عمتان سكفر بلولان بإبرو

ìtọ́nàbọ̀ sọ̀kalẹ̀ ilẹ̀ ń pè ní ẹ̀sìn sánmà mẹ́tẹ̀ta ẹ̀sìn sánmà mẹ́tẹ̀ta wà máa hún mọ́ náà ọlọ́wà ní ibùgbé wọn ibi tí wọ́n padà sẹ́rí sínà nínú náà wà bí ìsàmáfíwà zọlìmí ibi táwọn alábòsí àwọn tán sàbòsí pẹ̀lú ni pé kíyàn gbé nǹkan fún nǹkan míì lọ́nà àbí gbogbo gbogbo ọ̀nà tí yàn bá fi gbé nǹkan fún nǹkan míì àbí kí yàn gbé nǹkan sáyé tí ò tọ́ kí yàn gbé sí ní tán pè lábọ̀ sí ni so gbogbo ẹni tó bá ti gbé ìjọsìn sáyé tí ò tọ́ tó yẹ kó gbé sí Ọlọ́run bá máa ń pè wọn ní alábòsí so àwọn eléyìí gan ló ga jù ní so wà bí isa mafawa zalimin ó sì burú gan o ibùsẹ́rí so ẹwùn tọ́lọ́wọ́ bá ń sọ nú ayà yìí Ọlọ́run bá in ta sọ̀kalẹ̀ in tí kò sẹ́rì kankan tó sọ̀kalẹ̀ pé kama jọ́sìn fún látọ̀dọ̀ Ọlọ́run ọba ní ọ́n jọ́sìn fún ẹlòmí ó sì tún wó sùsù yóò tún pè ní àwọn ẹ̀sìn sẹ́mà Ọlọ́run bá tún sọ pé wala ya'murukum àbí wala ya'murukum an tattakhidhul malaikata wan nabiyyina arbaba aya'murukum nínú àyà 80 sọ́lọ́tọ̀ al-imran ọlọ́run ọbọ̀ ní pàyín lásẹ̀ an tattakhidhu al-mala'ika ní pé kẹwọn àwọn mala'ika wan nabiyyin àtàwọn annabi arbaba kẹmú wọn ní nǹkan tẹ́ mọ̀ jọ́sì fún yàtọ̀ sọ́lọ́run ọba kẹmú wọn ní olúwa ọlọ́run wọn ni ayamurukum bil kufri sọ́lọ́run ọbọ̀ pàyín lásẹ̀ kẹsẹ̀ kẹfẹ̀rí ba'da idh antum kẹ́ẹ̀sẹ̀ kèfèrí lẹ́yìn gbà tó ti sọ́yìn di musulmi ọlọ́wọ́ bèé ṣe bẹ́ẹ̀ kul inna allaha la ya'muru bil fahsha ọlọ́wọ́ bèé pàṣẹ ìbàjẹ́ so gbogbo ilé ó fi yé wa pé gbogbo àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí yíò ma gbọ́ pé ẹ̀sìn mẹ́ta gbogbo ẹ̀sìn náà gbogbo wọn náà ẹ̀sìn ni oríṣiríṣi gbogbo ẹnu ẹni tí yíò bá ti sọ ìkánnù kan ni yálà kó ṣe pé nìyẹn ń ṣàṣìṣe kò máa ti ń sọ aláìmọ̀kan mélòó mélòó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n sọ pé àwọn ń pè àwọn èèyàn sí Islam tó sọ pé àwọn ń pa àwọn èèyàn sí bẹ̀ẹ̀sì ọlọ́ọ̀bá wọ́n tún sí wọn lọ́nà ni wọ́n tún sí àwọn èèyàn lọ́nà ni àwọn ẹ̀yà ń yà àwọn ẹni ẹlẹ́ni wọ́n tún mọ̀ọ́mọ̀ wọ́n tún sí wọn lọ́nà àbí kẹ́lòmí gan látara ìmọ̀kan rẹ̀ torí mọ̀ọ́mọ̀ sí wọn lọ́nà ni ìwọ́n tó mọ̀ pó mọ̀ nǹkan tó wá ní o fẹ́ máa kọ́ àwọn èèyàn àbó fẹ́ máa darí àwọn èèyàn o fẹ́ jùlù sọ́ọ̀kùntàn o fẹ́ máa darí àwọn èèyàn ibo ló fẹ́ máa darí wọn lọ lọ síbi àìmọ̀kan tí wọ́n tí ń bẹ lára ti ẹ̀nà so ọlọ́run bó fẹ́ ilé yóò ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì yọ́nú sí so gbogbo ẹni tí a bá ti ń gbélé látẹnu rẹ̀ yálà kó ṣe pé aláìmọ̀kan ni kò mọ̀ tí ń sọ so àbí kó ṣe pé inú àwọn onífẹ́ ẹnu àwọn tó ṣe pé in tá jẹ àbá àbẹ̀sẹ̀ àwọn èèyàn jẹ́ láyé ká sọ wọn nù káwàdì náà ìwọ̀n lálkìyàmà la hawla wala quwwata illa ó mọ̀ burú gan o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ sọ̀yàn láyé lónìí wọ́n ma padà dìná àwọn èèyàn lálkìyàmà wọ́n sọ páwọn ò mọ̀ tó bá dálkìyàmà ẹdín káyà kan fún wa nínú suratul وقال الذين اتبعوا لو, لو أن لنا كروة فنتبرأ منهم فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار gbogbo àwọn tó ń fi àwọn ẹ̀lẹ́mì balẹ̀ ní pé à yọ́rọ́ ni wọ́n ni kẹ mọ́pẹ̀ nìkankan wọ́n ni gba babalágbájá ò lálùbáríkà kẹ mọ́fà lùbáríkà babalágbájá tọrọ wọ́n ni kẹ mọ́fà lálùbáríkà tọrọ wọ́n lẹ bọ́ ní gbogbo nǹkan yìí irọ́ ni ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ kò sí nǹkan tó ṣe ọlọ́wọ́n bá ní idh tabarra alladhina tubi'u àwọn èèyàn tí àwọn èèyàn tí wọ́n tẹ̀lé láyé wọ́n ní nígbà tí wọ́n bọ́ra wọn kó tí wọ́n bọ́ pábọ́sẹ̀ mina alladhina taba'u lọ́dà wọn tó tẹ̀lé wọn hmm. wa ra'awu al'adhab nígbà tí wọ́n bá rí ìyà ọlọ́wọ́ bàbá ẹ̀ wa taqatta'at bihimul asbab gbogbo tó sọ wọ́pọ̀ gbogbo yóò sì já wọ́n sì ẹ máa ẹ máa pe àwọn ẹni ọlọ́run so tí wọ́n ń fi àwọn èèyàn lẹ́mìí balẹ̀ lórí ẹbọ bí wọ́n ṣe bí wọ́n ṣe bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn ẹ̀yà yẹn lọ́dọ̀ àwọn ẹni yẹn lálùkìyàmà ni o ọlọ́run wa ni wa qala alladhina ittaba'u tó bá wá dòjọ́ òpin dínà àwọn tí wọ́n tẹ̀lé wọn yà àwọn níwọ̀n máa sọ̀rọ̀ wọn ni law fanatabarwa minhum àwọn náà bá bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn kama tabarwa minna gẹ́bà wọn náà ṣe bọ́kọ́ bọ́sẹ̀ kó lọ́dọ̀ wa lónìí kò ní pọ́síbù máa wọ́n ti déwájú ọlọ́wọ́ bá kadhalika yurihimullahu a'malahum hasaratin alayhim ọlọ́run ni ọlọ́run bá máa fẹ́ fi iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé fáwọn ẹni yìí ìtẹ̀lé ìgbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu látọ̀ sí ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n ń gbọ́rọ̀ sáwọn ẹni lẹ́nu ọlọ́run bá máa fẹ́ fi hàn wọ́n láyín wájú ọlọ́wọ́ bá ní ṣe bá wọn tán fi ilẹ̀ mi balẹ̀ lórí ẹbọ ní láyé ọlọ́wọ́ ni wà máa hùn bí kharijina minan nar oun sì ní jáde kónù náà ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó ní ṣe ìpín ti wọ́n nínà o tíyàn bá fẹ́ so lára àwọn ọ̀ràn rẹ̀ náà ni pé kíyàn máa ẹgbẹ́ ẹ̀sìn mẹ́ta ni àbí oríṣiríṣi oríṣiríṣi nǹkan táwọn èèyàn sọ na kókó ní pé ibi tá ti yàrọ ni pé àwọn ànábì ọlọ́wọ́ bá gan níbi pé islam yìí nìkan náà lẹ́sìn so tí ó sì sí pé islam yìí nìkan òun náà ni gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá náà sí lára àwọn in tí ó tún fi jẹ́ kóyọ́ ni pé kódà bá wọn fẹ́ kó láyé báwọn ànábì ọlọ́wọ́ bá fẹ́ kó láyé wọ́n tún máa sọ fún àwọn ọmọ wọn pé ah, islam yìí ni ẹ máa ṣe tí ń bá ti lọ tán islam yìí ni ma ṣe ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú suratul baqara aya 130 ọlọ́wọ́ bá ní ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ọlọ́wọ́ bá ní kò sẹ́ni kankan tí ó gúnrí kò níbi ojú ọ̀nà nabi Ibrahim àyàfẹ́ni tó bá fẹ́ fira rẹ̀ tó bá gbàgbéra rẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ jura rẹ̀ nù ọlọ́run ni a ti sàsàyàn nábì Ibrahim láyé tó bá tún wá di ọjọ́ ọgbẹ́ndẹ̀ yóò tún wà nínú àwọn ẹni rẹ̀ idh qala lahu rabbuhu aslim ẹwùn tó wà bẹ̀yẹn aslim nígbàtí olúwa rẹ̀ sọ fún pé aslim jùgbájú sẹ́lẹ̀ fọ́nà ọba gba islam qala aslamtu li ó ní àà ah, mo jùpájú sẹ́lẹ̀ fún olúwa àgbáláyé o ó ní òun gba islam òun jùpájú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba ọba gbogbo àgbáláyé kò tún wá ma níbẹ̀ wọ́n ní ọba tí wọ́n sọ fún wa pé wa waya wọ́n sọ islam ni ẹ ṣe o in tó wọn náà fi gba ọmọ rẹ̀ yíyànjú ni pé islam ni ẹ máa ṣe wa yaqub àti yaqub náà ni pé ya baniya inna allaha astafa lakumuddin ni pé yíò máa mi o ọlọ́wọ́ bá ti sàsànyẹ̀ ẹ̀sìn fún yíò ọlọ́wọ́ wá ní fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú láyé yíò fala tamutunna ẹ gbọ́dọ̀ kú ibrahim in náà tún sọ fáwọn ọmọ yẹn pé ipe a in tẹ́ gbọ́dọ̀ wà lórí ẹ̀ tẹ́ bá fẹ́ kú òun náà Islam ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tẹ́ bá fẹ́ so a rí pé wọn ò dákọ nasọ́rọ̀ ń bí bẹ́ẹ̀ sì Yahudi ń bí so gbogbo eléyìí fi yíwa pé ẹ̀sìn kan ẹ̀sìn òdodo ẹ̀sìn tí gbogbo àwọn annabi Ọlọ́run bá ṣe òun náà ni ẹ̀sìn Islam tó wọ́n tẹ̀síwájú nínú pé إذ قال لبنيه ما تعبدون من بعدي وني أم كنتم شهداء أبي ṣé wọ́n jẹ́ olùjẹ́rìí ni Ọlọ́run bá ń sọ fún Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an kẹ́ pé ṣé ẹ̀yin ṣé ẹ jẹ́ olùjẹ́rìí ni ṣé wà ń bẹ̀ ni ṣé gani rẹ̀ ni إذ حضر يعقوب الموت nígbàtí ikú tó dé bá annabi Yaqub إذ قال لبنيه ìwọ́n sọ fún àmà rẹ̀ pé ma ta'buduna min ba'di kí lẹ́ mọ̀ jọ́sìn fún nígbàtí ń bá lọ tán nígbàtí ń bá kú tán kí lẹ́ mọ̀ jọ́sìn fún aya tó tẹ̀lé fala tamutunna illa wa antum muslimun náà ni ó wọ́n ni qalu na'budu ilahaka olúwa rẹ̀ la mọ̀ fún ọlọ́run ọba tí wọ́n gán ilahan wahida ọlọ́wọ́ bẹ́yọ ká ṣoṣo wa nahnu lahu muslimun a sì jẹ́ musulmi fún ẹ̀tún wọ gbólóhùn musulmi náà tún níyàn so gbogbo eléyìí ó ti fi hàn wá fẹ́ni tí ń wá òdodo fẹ́ni tó sì tán pé a ah, tọ́ òdodo ni ó a sì gbọ́ a sì tẹ̀lé a ní ṣe ìgbẹ́rùn gborí sódodo a tẹ̀lé ni so ó ti tó fún láti fi mọ̀ pé a ah, ẹ̀sìn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ òun náà ni ẹ̀sìn islamu òun náà ni ẹ̀sìn islamu ọ̀sìn tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó sì fẹ́ ká ṣe nìyẹn so gbogbo ilé ni ó fi yé wa ní pé ẹ̀sìn islamu lẹ̀sìn òdodo kìí ṣe pé ẹ̀sìn kò rí bẹ́ẹ̀ so ọlọ́wọ́ bá ní am taquluna ala Allahi ma la ta'lamun ṣé ma sọ nípa ọlọ́wọ́ bá ní tẹ́ mẹ́ ni ṣé ma sọ nípa ìsìn ọlọ́wọ́ bá ní tẹ́ ní ma ń parí ni gbogbo eléyìí yóò ti dáhùn béèrè nípa pé òkè kí ni ìdí tó ṣe pé Islam látẹ̀lé kí ni ìdí tó ṣe pé Ànábì sallallahu alaihi so gbogbo eléyìí ti dáhùn rẹ̀ àti ṣàlàyé fún wa náà ní ṣókí níbi àwọn ànábì Ọlọ́run ọba gbogbo wọn aláwọ̀kọ́ ìdí ni pé gbogbo àwọn ànábì Ọlọ́run ọba pátápátá ẹ̀sìn Islam ni gbogbo wọn pèpè sí ẹ̀sìn Islam ni gbogbo wọn ṣe so yàtọ̀ sí yẹn gangan fúnra rẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí yàn bá ti gbàgbọ́ nínú rẹ̀ tí yàn bá ti so automatically ó ti ń tẹ̀lé àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tó kù lópin ìgbà tí ò so in tọ́lọ̀ bá fi ń sọ fún wa ní pé alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummi pé àwọn tó sì pé wọ́n tẹ̀lé òjíṣẹ́ ar-rasula an-nabiyya òjíṣẹ́ tó tún wá jẹ́ annabi al-ummi ẹni tí ó mọ́ kọ bẹ́ẹ̀ sì ni kò máka alladhi yajidunahu maktuban wọ́n ti bá ní kíkọ pé òjíṣẹ́ Ọlọ́run bá ń bọ̀ so lára àwọn ìdí tó fi pé Islam lòdodo ni kìí ṣe Christianity kìí ṣe Yehudi kìí ṣe nǹkan míì nǹkan míì ti ẹ̀jìnà sí Islam gan bóò ní bọ́gibọ̀pẹ̀ bóò lòun ṣe wà lára Islam bóò ní bọ́gibọ̀pẹ̀ bóò lọ́lọ́wọ́ bó ṣe yọ́nú sí ìṣe kèfèrí pẹ̀lú rẹ̀ bóò ló ṣe pé táwọn annabi Ọlọ́run bá yín tí gbogbo wọn sọ náà ni pé a ni pé ẹmọ́jọ́sí fún nǹkan kan míì àyàfi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kasoso àwọn nabi ọlọ́wọ́ bá àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ń sàlàyé fún wọn fún wa nínú al-Qur'an al-Karim gbogbo wọn pátápátá in tó ń sọ náà ní pé ẹjọ́ sí ila qawmihi inni lakum nadhirun mubin alla ta'budu illa Allah àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní àwọn oríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ bá fi máa ń ṣàlàyé rẹ̀ fún wa nínú al-Qur'an ní pé fa'budu Allaha wattaquhu ẹjọ́ sí fọ́nà ọba ìpáyà rẹ̀ gbogbo àwọn annabi ọlọ́wọ́ báyìí tí gbogbo wọn sọ nìyẹn so in tí gbogbo wọn sì wá gbógun ti òun náà ní ẹbọ bóò ní ó sì wá sí pẹ́ bọ́ yẹn lèyìn tó wá máa kàkàrà Islam bó lè ṣe pé ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ̀n balẹ̀ yóò kàkún pé ara islamu lọ́wà sílé yìí kò bá láka ìmì bẹ́ẹ̀ sì ni kò bá ń tí ọlọ́wọ̀n bá sọ̀kà rẹ̀ ìparọ́mọ́ ọlọ́wọ̀n balẹ̀ lè ìparọ́mọ́ ọlọ́wọ̀n bá gẹ́gẹ́ bọ́lọ́wọ̀n bá ṣe sọ pé wala ya'murukum an tattakhidhul malaikata wan nabiyyina arbaba bọ́lọ́wọ̀n bó pàáyí láṣẹ níbi kẹ máa malaikata wan nabi lulúwa so ọlọ́wọ́ bá ní alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummiyya alladhi yajidunahu maktuban 'indahum fi at-taurati wal-injil nígbà àwọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ annabi tó ṣe pé kò máa kọ bẹ́ẹ̀ sí ni kò máa kà tí wọ́n bá tọ́lọ̀ fún wọn nínú táwọ́rọ́ àti injila wọ́n ni ya amuruhum bil ma'ruf yóò mọ̀ pa wọ́n dáadáa wa yanhahum munkar bẹ́ẹ̀ sì yóò mọ̀ kọ ìbàjẹ́ fún wọn wa yuhillu lahumu tayyibat yóò ma ṣe lẹ́tọ̀ fún wọn àwọn nǹkan tó dáa wa yuharrimu alayhimul khaba'ith bẹ́ẹ̀ sì ni yóò ma ṣe léwọ̀ fún wọn àwọn nǹkan tó jẹ́ ìdọ̀tí yóò ma ṣe léwọ̀ fún wọn so a rí pé ọlọ́wọ́ bá gá ti sọ àsọkalẹ̀ nínú àwọn tí a tó síwájú ní pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń bọ̀ ní pé anẹ́gbà Muhammad sallallahu so eléyìí a sì rí bámú nínú tírà wọn bó ti ẹ̀sẹ̀ pé wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ padà èyí ó rí ọ̀pọ̀lọpọ̀ ayé lọ́lọ́wọ́ bá subhanahu wa ń sọ eléyìí nínú al-Qur'an al-Karim pé a ń sẹ́ ọlọ́wọ́ bó bójúṣe fún yín ẹ tẹ̀lé anábì e. Musa sọ anábì so gbogbo eléyìí fi yé wa pé ìtẹ̀lé alaihi wasallam gangan òun lòlódò ìtẹ̀lé ìsìláàmù gangan òun ní òdodo in tí yíò sì fi gbọdọ̀ tẹ̀lé ẹ̀sìn mí nìyẹn gbogbo báwọn tó bá ṣe ń ṣe wọn ò bá ṣe máa pálárò tó gbogbo orísìírísìí àwọn ǹkan tí wọ́n bá máa sọ àbáwọn ẹlòmíì náà nínú àwọn olùṣìnílọ́nà tóhun náà ń pàpẹ̀ ara pé mùsùlùmí lòun tóhun náà tún gbé àwọn ẹ̀sìn lárugẹ so orísìírísìí orísìírísìí àwọn nǹkan a ti àwọn christian náà àwọn ọmọjọ́ bá wọn ṣe papọ̀ níbi ìjọsìn àwọn ọmọjọ́ bá wọn ṣe papọ̀ níbi ìjọsìn kò sí nǹkankan tó ṣe so gbogbo bẹ́ẹ̀ ni yóò bá ṣe gbogbo tí ó bá ní tó nínú òpó nínú òpó ayé tó ní gbogbo ipò ayé ni o gbogbo òpó táwọn èèyàn gbé fúnra wọn yìí ipò ayé ni o gbogbo òjámọ̀ kankan wájú ọlọ́wọ́ bá gbogbo ipò ayé kí ẹ má gbàgbọ́ kí ẹ má gbàgbọ́ tẹ́yìn ò bá fẹ́ wà náà àwọn tí wọ́n padà jẹ ká àbámọ̀ pé àbá ah, sì ti mọ́ tẹ̀lé yín láyé o Ah, àwọn náà bá sì bọ́kwá bọ́sẹ̀ kó lára yín o so gbogbo ilé ìlú yẹ kí èyàn tí èyàn fi mọ̀ pé ah, ẹ̀sìn Islamu ẹ̀sìn òdodo ni torí pé Ọlọ́run Ọba ó ti sọwọ́ ó ti nínú àwọn tírà tó sọ̀kalẹ̀ gan síwájú Al-Qur'an Ọlọ́run Ọba ti sàlàyé pà nẹ́bí ń bọ̀ nú rẹ̀ ti fún àwọn Yahudi àtàwọn Nasara Ọlọ́run Ọba ti fún wọn ní rò pé Ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ kódà Ọlọ́run Ọba tó wá fún wọn ní rò lásán Ọlọ́run Ọba tó dákọ rẹ̀ lẹ́yìn gbogbo eléyìí ṣé kò yẹ pé Islam lódodo islam tán nábi mú wá lòdòdó islam yìí sí ní gbogbo àwọn Nabi ọlọ́wà bá ṣe so in tí yíò fi mọ̀ pé islam lòdòdó ni pé islam lòdòdó irú islam tán nábi sallallahu alaihi wasallam ṣe òun sí lòdòdó kìí ṣe islam àdàpapọ̀ mẹ́sìn míì islam àdàpapọ̀ àbíkáwọn yẹn mọ́ sọ pé ẹ̀sìn àbáláyé kí ní jẹ́ ẹ̀sìn àbáláyé bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn àbáláyé kí mùsùlùmí wọn bá wọn sọ gbogbo àwọn gbólóhùn burúkú báyìí ma bẹ́ẹ̀ ẹ̀sìn àbáláyé kí ní jẹ́ bẹ́ẹ̀ gbàánú ẹ̀sìn ẹ̀sìn àdádálẹ̀ ni ẹ̀sìn àdádálẹ̀ lẹ̀sìn ẹbọ kìí sí ẹ̀sìn àbáláyé o torí pé kí ni ìtàn ẹbọ gangan fúnra rẹ̀ kí ni ìtàn ẹbọ gangan fúnra rẹ̀ gbogbo náà lónà pé anábi adam lẹni aláwọ̀kọ́ ṣe anábi adam ṣe kèfèrí wà lánàbi adam kalla a'udhu billah so anábi adam yìí ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ ọba olùjọ́sìn fọ́lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ni àwọn ọmọ rẹ̀ náà báwọn náà ṣe jọ́sìn fọ́lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ni so kó tó wá di pé àwọn generation bíi mẹ́wàá lọ so kó tó di pé àmì generation lọ lóríṣìíríṣìí lóríṣìíríṣìí ìmọ́wá ìmọ́bẹ̀rẹ̀ sí ń parẹ́ láàrin wọn àwọn èèyàn ẹ máa wò ẹ máa wò ọmọ èèyàn tó sọ pé láàkáì rẹ̀ tó láti ronú ní ẹ láti ronú pé sọ́lọ́wọ́ bá wà àbí kò sí ọlọ́wọ́ bá kan fi wọ́n lẹ̀ fún àwọn sẹ́ntúrì mélòó kan wọ́n sì bẹ̀rẹ̀ sí ń dàmú pa pé tààrà wọn mọ̀ jọ́sìn fún wọ́n bẹ̀rẹ̀ sí ń èrè so lẹ́yìn annabi adam lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn

ìgbà tí ọjọ́ rí gbé tọ́jọ́ rí gbé táwọn oríṣiríṣi àwọn generation mi ló wá lẹ́yìn àwọn òmọ̀dí táwọn èrè yẹn fi wọ́n bẹ̀ báwọn sì bẹ̀rẹ̀ sí jọ́sìn fún nìyẹn ìtọ́nà bá fi rán nábì Nuh nìyẹn o so bó lẹ́bọ́ ní ó sì wá jẹ́ ẹ̀sìn àbáláyé ọlápó ti gbalẹ̀ ọlápó òun lè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ kójú kí wọ́n tó mọ ẹ̀sìn tọ́nà ọba dá ọmọ èèyàn lé lórí so anábi adam gbogbo tó gbó àbí èyàn ògbà wọ́gbà nábi adam ní ẹni aláwọ̀kọ́ ni èyàn gbàgbọ́ náà nípa ẹ̀dá ọmọ èyàn abá aláwọ̀kọ́ náà ni anábi adam so nígbàtí èyàn bá ti wá gba ilé ìgbọ́ anábi adam yìí sì ṣe kìí so olùbọ́gibọ̀pẹ̀ a'udhu billah so bó ni ó ṣe wá jẹ́ sí àbáláyé ẹ̀sìn àdádálẹ̀ ẹ̀sìn àyípadà lẹ̀sìn ẹbọ ẹ̀sìn bọ́gibọ̀pẹ̀ máa bọ̀dọ̀ máa bọ̀ àwọn ẹni rí kódà máa bọ̀ àwọn ẹni bí oríṣìíríṣìí oríṣìíríṣìí gbogbo àwọn nǹkan báyìí bóò ní ó ṣe jẹ́sìn àbáláyé mùsùlùmí ò gbọdọ̀ máa bá wọn sọ gbogbo eléyìí o mùsùlùmí ò gbọdọ̀ máa bá wọn sọ ẹ̀sìn àbáláyé gbogbo àwọn nǹkan báyìí so ni èyàn mọ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí kí ni mùsùlùmí ń ni mùsùlùmí máa wá káàkiri ń bẹ̀ àbí kí ni mùsùlùmí máa wá káàkiri kó máa pe àwọn nǹkan tó yí pé ó fi ń hàn pé bóyá òun náà gbàgbọ́ náà àwọn nǹkan tí wọ́n ń sọ àbí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ wọn kí mùsùlùmí máa kó kà máa kí pé kó máa pe jésù tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn pe jésù ẹ máa gbélé lẹ́nu ẹlòmí kódà ẹ máa gbélé ẹlòmí tó lóun lọ sásàlátù àsàlátù tó yẹ ká ti máa kọ́ wọn ní gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn so ẹ gbélé ẹrẹ́ ẹlòmí náà tí ó máa pariwo bẹ́ẹ̀ náà àtoríṣiríṣi oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n pariwo jésù tí ó ma pariwo bẹ́ẹ̀ tí ó ma ké pe Jésù kí ni túnmọ̀ gbogbo ilé ìbá lọ́dọ̀ mùsùlùmí so ẹ̀sìn ẹbọ kìí ṣẹ̀sìn àbáláyé o ẹ̀sìn islamu ní kán lẹ̀sìn òdodo in tí ń tàà sí fi ń sàlàyé fún wa pé ẹ̀sìn islamu lẹ̀sìn òdodo o ní pé ẹ̀sìn islamu lẹ̀sìn táwọn anábí Ọlọ́run bá ṣe yàtọ̀ sí pòun lẹ̀sìn táwọn anábí Ọlọ́run bá ṣe anábí Muhammad Ọlọ́run bá tún wá tí ó tún ti sàlàyé pé yóò tún wá nínú àwọn tí àtúntún síwájú Ọlọ́run bó tún wá sàlàyé lásán pé yóò wá Ọlọ́run bá tún dákọ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ الله bá sọ وإذ وإذ قال عيسى بن مريم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني إني رسول الله إليكم مصدقا مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا قالوا هذا سحر مبين أو طلع بصر أو بيع يبوسي غيواته الله باني وإذ قال عيسى بن مريم إباتي إيسى جيسونانو أما مريم tó sọ fún pé ya bani Isra'il ẹ̀yin ọmọ Isra'ili inni rasulullahi ilaykum òjíṣẹ́ Ọlọ́run bá ni mo jẹ́ sí yín musaddiqan lima bayna yadayya min at-tawrah mo wá gbà lódodo in wá padà mo wá gbà lódodo mo wá fi rinlẹ̀ in tó ti síwájú mi nínú Tawrah wa mubashiran bi rasulin mo tún wá ń fún yín ní ròdùn nípa òjíṣẹ́ ya'ti min ba'di tí ó wà lẹ́yìn mi o ismuhu Ahmad ó kọ̀rẹ̀ ní Ahmad falamma ja'ahum bil bayyinat nígbà tí ó mú òdodo wá bá wọn qalu hadha sihrun mubin wọ́n ní ìdákan bí lélẹ̀ nígbàgbọ́ so ọlọ́wọ́n bá tún dákọ̀ ókọ rẹ̀ pé òjíṣẹ́ yìí ni òjíṣẹ́ yóò wá in táwọn yahudi in tí fi ṣe ní àjò nìyẹn tó ló níbi tán gbé tẹ́lẹ̀ so tán fi ṣe ní àjò nìyẹn nígbà tí wọ́n ti kánú tí àwọn oríṣiríṣi àwọn àpẹẹrẹ oríṣiríṣi àwọn àpẹẹrẹ gẹ́ nípa pé òjíṣẹ́ ọlọ́wọ́n bá tí ó wá ní o tí gbogbo wọn tán fi ṣe ìrìn àjò lọ sí Medina ni wọ́n kóra wọn wọ́n lọ tẹ̀dó sí Medina wọ́n ń retí pé òjíṣẹ́ Ọlọ́run bó gbójíṣẹ́ dìde ń bẹ̀ bọ̀ nígbà tí wọ́n rí pé òjíṣẹ́ yẹn ò jáde látara anú wọn wọ́n ṣe kèfèrí pẹ̀lú rẹ̀ bàtán rí pé òjíṣẹ́ tí wọ́n retí yẹn kò Yahudi àwọn lárúbáwá tí wọ́n dánkàmà àwọn lárúbáwá tí wọ́n lukó tí wọ́n ya aláìmọ́kọ̀ mọ́ká tí wọ́n dákẹ̀mọ̀ sáwọn olùjíṣẹ́ wà jáde láàrin wọn so in tọ́lọ́wọ́ bá fi ń sọ ní fún wọn nínú suratul Baqara ni pé alladhina ataynahumul kitab ní pé àwọn tàà fún ní tíra ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n dá òjíṣẹ́ yìí mọ̀ gẹ́bẹ́ sí ma ń dá ọmọ rẹ̀ mọ̀ gẹ́bẹ́ sí dá annabi mọ̀ nìyẹn torí Ọlọ́hun bá ti sàlàyé fún wọn oríṣiríṣi àmì oríṣiríṣi àpẹẹrẹ oríṣiríṣi nǹkan tí so nínú gbogbo bọ́n ṣe yí báìbù padà tó bọ́n ṣe yí táọ́rọ́ padà tó gbogbo ẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà oríṣiríṣi àwọn àwọn oríṣiríṣi àwọn verses ló wà nínú rẹ̀ tó ń tọ́ka sí pẹ́sẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba ti sàlàyé kìíní fún ẹ̀yin lẹ́ ya ń tẹ́ ya pé kama ya'rifuna abna'ahum

àṣọ pé kò sí mbẹ̀ in tó fi wà mbẹ̀ ni pé òjíṣẹ́ ọlọ́run ọba ni kìí sọmọ ọlọ́run ọba kìí sọmọ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kìí sọmọ ọlọ́run ọba gangan fúnra rẹ̀ gbogbo àwọn nǹkan tí ò bá láàká ìmú wọn kà tó jágbàjàgà papọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ta fáwọn èèyàn lẹ́sìn àwọn èèyàn náà sì ń ra àwọn èèyàn náà látara pé wá láṣe ẹ̀wọ̀n pé ọlọ́run ọba gbogbo nǹkan ah ẹ̀yin ó fẹ́ rẹra rẹ̀ nílẹ̀ pé ah kí ni yóò gbọ́dọ̀ mọ́ lẹ́dà àwọn èèyàn tó wọ́n máa ń ṣàìṣe látara rẹ̀ pé ah ó gbọ́dọ̀ lẹ́ni tó dá ó gbọ́dọ̀ ní ẹni tó yóò fẹ́ yóò fẹ́ ah kí ni ti ó ti perfect jù bọ̀ ibi tẹ́lẹ̀ omi ò ti wá ṣàìṣe ni pé kò ní marú ẹni tó yẹ kó pè ní ọba dẹ́dà so ẹlòmíì látara ìmọ̀kan so ẹni tí ń ṣe látara ìmọ̀kan náà kèfèrí náà ni ó kèfèrí náà ni tí ó gba ẹ̀sìn Islam ní òdodo so ẹlòmí sì rí látara àfẹ́ inú ó ti mọ̀dódó so ó so gbogbo àwọn báyìí a kèfèrí náà ni wọ́n so alámàrí wọn ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló sí wà so ìtọ́lọ́wọ́ bá tó pèsè kalẹ̀ fáwọn kèfèrí òun náà nínú ọlọ́wọ́ bá wọ́n inna ọlọ́wọ́ bá lọ́wọ́ bá subhanahu wa ta'ala pèsè kalẹ̀ fáwọn kèfèrí so kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó jẹ́ ká lè mọ̀ òdodo lódodo ká sì lè tẹ̀lé ó ṣe wá lẹ́ni tí ó lè máa tẹ̀lé ìsìláàmù lódodo tí ó lè máa múlò àwọn nǹkan tọ́lọ́run bá pa wá láṣẹ rẹ̀ tí ò ní ṣe wá lẹ́ni tó ṣe pé oríṣiríṣi àwọn pàǹtírí táwọn èèyàn ń ta fáwọn èèyàn ní ìsìláàmù ni ó mọ̀ sí so oríṣiríṣi àwọn èèyàn so látara pé ẹlòmíì ibi tí ń gbé ó jìnà sí máa àbí ìsẹ̀mí tóun náà ń gbé kò tí ẹ̀fẹ́ wá bá nǹkankan pa sílámù kò sí tó kàn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lèyìn wọn gbọ́ lẹ́nu wọn abẹ́lómi náà tó ti pé Ọlọ́run bá fi ṣe ń gé aburú pé àáfà ti ń kọ́ lẹ́sìn so àwọn àáfà ni so àbáwọn tí wọ́n kàn wá so oríṣiríṣi àwọn nǹkan náà máa ń takùn wọn so gbogbo eléyìí àwọn eléyìí gbogbo àwọn nǹkan yìí ń so in tó yẹ kí èèyàn fi máa ń pa sílámù ni o so an bẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣe wá so in táwọn annabi ọlọ́wọ́ mai ta ma ń bẹ̀lọ́wọ́ bá ní tawaffani muslima wa alhiqni bi salihin àwọn annabi ọlọ́wọ́ bá tún ma bẹ̀lọ́wọ́ bá pé kó pa wọn ní musulmi àwọn òfẹ́ kú ẹgbọ́n tá kà fún wa lẹ́ẹ̀kan ni wọ́n tún sọ fún àwọn ọmọ wọn pé fala tamutunna a ní ẹmọ́ kúsẹ̀ ẹ gbọ́dọ̀ kó láyé àfikẹ́ jẹ́ ذلك هو الخسران المبين اللهم بوني جي كان هذا والله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك